إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúgbò fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lórí ọdínlọ́láì láti ma wá ìmá tawhid ìmá ìmọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lẹ́yọ kan ṣoṣo àti kama lékún níbi ìròyìn ọlọ́ọ̀bá bàbá sí lékún níbi ìròyìn ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ náà ni tí a sì ń múlò tí a sì ń tẹ̀lé àti ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ náà ni ìpáyà ọlọ́ọ̀bá ma lékún bẹ́ẹ̀sì náà ni aliyakini tí yíò wà ń bẹ́ àti bí yíò sí bọ́lọ̀wọ̀n bá subhanahu wa ta'ala bí yíò sí pẹ́yà lè lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ náà ni ó sì máa ga sí níbi tíra ta ń bá lọ tíra takhil al-aynayn bi sharhi aqidati ar risala عقيدة raziyayi أبو حاتم ti abu zur'a so a ti ṣàlàyé in tó ní ṣe pẹ̀lú aṣàfáà wa so a ti ṣàlàyé rẹ̀ fún wa so insha Allah ta'ala ibi tó kúta fẹ́ bọ́ sí báyìí ohun ibi tí àwọn àrọ̀zíyé in tó ń sọ pé tọ́mọ wọn ti gbà wá látọ̀dọ̀ wọn tí wọ́n bá àwọn àfáà lórí ẹ̀ fi jami' al-amsar ní gbogbo àwọn àyíkwálkwata wọ́n ní wà azabul qabri haqqun ìyà sáré òdodo ni so wọ́n ní wà azabul qabri haqqun wọ́n ní qawlul imamayn wọ́n ní ọ̀rọ̀ àwọn ẹni síwájú méjèèjì pé wà azabul qabri haqqun ní pé ìyà sáré òdodo ni hadha huwa mu'taqadu ahli sunnati wal jama'a wọ́n lè ní àdìsọ́kà àwọn ahli sunna wal jama'a wọ́n ní imanu bihi wọ́n ni tó pọn dandan ká gbàgbọ́nú rẹ̀ so èsì gbàgbọ́nú ìjìyà sàárè nínú àwọn nǹkan tí àwọn sálàfù ma fi ń lékú ní ìpáyọ̀ so gẹ́gẹ́ bá ti gbà wá látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ so nínú àwọn nǹkan tó ma fi ń lékú nínú ìpáyọ̀ ọlọ́wọ̀ bá ní tí wọ́n fi ma ń bẹ̀rù ọlọ́wọ̀ bá subhanahu wa ta'ala wọ́n ni wa dhalika bi dilalati pẹ̀lú àwọn ẹ̀rí láti inú Qur'an àti sunnah yìí wa ijma'i a'immati ahli sunnah àti ìpanupọ̀ àwọn ẹni síwájú ahli sunnah wọ́n ní famina al-kitabil karim wọ́n nínú tírà alápọ̀lẹ́ qawluhu ta'ala gbọ́lọ́rọ̀ ọba fi ali fir'aun sọ́rọ̀ ọba sọ nípa àwọn ali fir'aun ní pé annáwòrò yu'raduna 'alayha ní pé iná wọ́n ma fi sí gùdúwàn wà àṣíyàn ní gbogbo ọgbà so wọ́n ma fi sí àti láàrọ̀ àti nírọ̀lẹ̀ wa yawma taqumu as-sa'a ọjọ́ tí ìgbẹ̀ndẹ̀ wà ṣẹlẹ̀ gangan adkhilu ala fir'aun so wọ́n wà tí àwọn ará fir'aun wọ́n ti wọ́n bọ̀ so wọ́n ni fahum yu'raduna ala an-nari fil barzakh wọ́n fi wọ́n sí gbé wọn wọ́n ma gbé wọn kóná ní albarzakh so wal qabru min albarzakh wọ́n ní qabru rẹ̀ nínú barzakh ni wọ́n wọ́n ní li anna ba'd an-nas wọ́n ní torí pé àwọn ẹlòmí o ta'kuluhu sibaa wọ́n ní àkílùkọ̀rẹ̀ àwọn ẹranko lè jẹ so aw yuhraq àbí kó ṣe kó jóná nígbà fàyẹ̀sírò ramadan yóò wà padà di pé yóò di eru wani fara yurfan wani ke yi sanita sí kíni intansin fọwọ́ fi barzak gbogbo ẹni tó bá ti kó ti wọn barzak so sawa'un kana maqburan yálà wọ́n sin sínú sáré ni o aw ghayra maqbur abin wọ́n sí sínú sáré so gbogbo ẹni tó bá ti kú o ti wà ní barzak so yíò lè escape barzak pẹ̀lú pé lọ ní kí ẹkùn kó jẹun ومن السنة ونين سنة وهي متواترة وني سنة نفا يا ساريسي وني متواتر so tuma ko po gan de bi ko se janiya wani ma thabata fi sahih in to wani no sahih wani min an anas ibn malik atoda anas ibn malik anna an-nabiy sallallahu alaihi wasallam qala ibi annabi sallallahu alaihi wasallam sọ pé laula alla tadafanu so tí ẹ bá ṣe pé mo ń bẹ̀rù ní pé ẹ̀ ní sìnkú má tí ẹ bá ṣe pé mo ń bẹ̀rù ní pé ẹ̀ ń sìnkú lada'awtu Allaha in bá bí ọlọ́wọ́ bá fún yín an yusmi'akum min adhabil qabr ní pé kójé kójé kẹ́ gbọ́ nínú ìyà sàréè wani wa minha wani látara náà ma thabata fi sahihayn in tó rí lẹ̀ nínú méjèèjì عن ابن عباس أطلع ابن عباس رضي الله عنهما قال ولي مر النبي صلى الله عليه وسلم بقبري ولي النبي صلى الله عليه وسلم قد أكبر ساري مجي فقال النبي واني إنهما لا يعذبان so àwọn méjèèjì o ẹni tí a ń jẹ wọn wọ́n máa yóò àzàbá ní fi kabir so iyo si jẹ wọ́n sí mi nǹkan táwọn èèyàn máa ń kàkún bó ó tóbi so kò túnmọ̀ pé kìí sí kabir torí pé nínú riwaya mi annabi sallallahu alaihi wasallam gangan sọ pé bal huwa kabir wọ́n ní amma ahaduhuma wọ́n ní ẹ̀rí ẹnìkan nù wọ́n but kabir bí báyí pé kìí sí nǹkan gẹ́bà àwọn fásitì sàlàyé so ní pé kìí sí nǹkan táwọn yẹn máa ń kàkún so wọ́n ní amma ahaduhuma wọ́n ní ẹ̀rí ìkan nù wọ́n kana la yastatiru min al-bawl kò kí ń istitar min al-bawl kò kí ń gádara so kò kí ń gádara rẹ̀ ní riwaya mi fàkánà la yastanzihu min al-bawl kìí fura rẹ̀ mọ́n bìtọ̀ so àti pẹ́fẹ́ lọ nínú àwọn oríṣìíríṣìí àwọn ọ̀rọ̀ tó wá ń parẹ̀ so ní pé kìí gádara rẹ̀ mọ́n bìtọ̀ so anábi sallallahu alaihi wasallam ó sì wá nínú hadith tó nílẹ̀ pé anábi sallallahu alaihi wasallam sunan ibn majah so anábi sallallahu alaihi wasallam sọ pé ammatu azabi al-qabri min gbogbo so ẹ̀ so abẹ́ ìdásẹ́ tó tóhun tẹ́ tọ́lé wa ammal akhar wọ́n ni ẹ̀rẹ́ ní kejì tí a jẹnu sáré wọ́n ni fakana yamshi bin namima wọ́n ni òfúgbó ní máa ń ṣe kíntìyà so ni wa ajma'a ahlus sunna wọ́n ni àwọn ẹnu àwọn ahlus sunna kọ́ àní al'a'imma so àwọn ẹni síwájú wa man kana ala nahjihim àti ẹni tó bá wà lórí ojú ọ̀nà wọn ala hadha ẹni wọ́n kò lórí ìjìyà sáré wọ́n ni famunkiratu azabil qabri min al-jahmiyya àwọn tán takò ìyà sàárì nínú àwọn jahmiyya wa ghayrihim àtàwọn mìíràn àwọn mí ò takò but àwọn believe pé àwọn l'exception lọ́dọ̀ àwọn àfá àwọn náà wọ́n kàn máa ń fà wáhà nǹkan tí gbogbo wọn ní láti sọ́kàn in ni wọ́lá in reality tẹ bára àwọn ẹni yìí àwọn ẹni ní sọ ọ̀dọ́nù nípa Ọlọ́run Ọba gan so wọ́n sì believe Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wù létò bẹ́ẹ̀ sì ni kò ní mádéhùn rẹ̀ sẹ́ so wọ́n máa ń rò pé àwọn special lọ́dọ̀ Ọlọ́run Ọba wallahi kódà nínú nǹkan tí ṣètọ́n ti lè fi kó báyàn òun ni pé tí èèyàn bá ń ṣe Ọlọ́run Ọba tí èèyàn náà máa pé èèyàn ṣe Ọlọ́run Ọba ah, eh, ah, last week àwọn mi ò rí gbogbo ilé ìṣẹ́ náà so jẹ́ kẹ́mì rẹ̀ balẹ̀ so nínú àwọn nǹkan tí ètò ti lè wá tó lè fi wá báyàn nìyẹn so torí pé tí èyàn bá pẹ́ lórí into in tí òbídá kíyàn pẹ́ lórí ẹ̀ṣẹ̀ nìyàn tí a bá pẹ́ lórí ẹ̀ṣẹ̀ kò sí ṣètọ́nù mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìtọ́nù mọ́ ń padà wọ́ sí wípé kó mọ́ justify ẹ̀ṣẹ̀ yẹn so tí a bá pẹ́ lórí ẹ̀ṣẹ̀ gan ṣètọ́nù mọ́ ń padà wọ́ sí wípé kó mọ́ justify ẹ̀ṣẹ̀ yẹn tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ pé òun náà ma fi guilty kódà kò ní fẹ́ yí káwọn èèyàn mọ́ kò ní fẹ́ yí kí kankan so òun náà sì ma yóò mọ́ kábàámọ̀ bọ̀ tó bá ti pẹ́ ọ̀tọ̀rípọ̀mọ̀ èèyàn ọmọ èèyàn lè díìlì pẹ̀lú pé pẹ̀lú reality pé òun sí ọlọ́wọ́ bá òun tó túbọ̀ òun tó wá padà sí so the next thing tí ó padà máa pẹ́ lọ ni pé ẹ̀sẹ̀ yìí gan so àbẹ́ ó ara so yóò padà fẹ́ mọ́ justify nǹkan so ṣe tó ń wà wáyé ọmọ so bó sì máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn irú àwọn ẹlòmíní irú àwọn sófíní so wọ́n yíò mọ̀ fi wọ́n lẹ́mí balẹ̀ lórí àwọn bàjẹ́ tẹ́sí ó dè mọ̀ ìfẹ́ kan fi special ètò wọn wà bá wọn yíò mọ̀ sọ fún wọn lẹ́mí pé àà ah, ah, ẹ̀tọ́ bá jẹ́ wá kí bóyá Ọlọ́run bá gán ti forí jẹ́ ọgán gbogbo àwọn mọ́ta kọ́dà máa mọ́ta afára ní gẹ́ndì so bóyá àwọn èyí tó ti síwájú gan nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àtàwọn èyí tó síwájú bóyá Ọlọ́run ó ti forí jẹ́ ọgán so èyí tó wọ́n ń tára mọ́ tó ń sunkú sí ìgẹ̀ bóyá tó bá padà dọ́dọ̀ ìwọ̀n tó padà mọ̀ pé kèése kankan so bọ̀tùkọ̀ yẹ kó rí bẹ̀ ṣe tọ́nù wà kò sí yóò wà so èyàn gbọ́dọ̀ láyéláyé jẹ́ in tó fi ṣe pé wàláhì nínú àwọn tíyàn bá máa strive fún tauba èyàn mọ̀ jì sínú kòtò yẹn sí tíyàn bá ń ṣe láwọn bá tíyàn bá máa strive fún tauba pé kí ma strive fún túbá ìdígẹ ara yẹn kúnnù kòtò àti ìwádí kòtò yẹn àti ìwá padà lọ́sọ́dọ̀ so kò sí èyàn mọ̀ jì sínú kòtò yẹn sí èyàn so eléyìí ó ṣe pàtàkì gẹ wọ́n ni wa wọ́n ní àwọn àwọn súnà ni wọ́n kọ̀wọ̀ àní al'a'imma àwọn ẹni síwájú wa man kana ala nahjihi àtàwọn tó bá wà lórí ojú ọ̀nà wọn ala hadha lórí ilé wọ́n ní famunkiratu azabil qabri wọ́n àwọn tán takò ìjìyà o min al-jahmiyya nínú àwọn jahmiyya ni wa ghayrihim àtàwọn mi mahjujuna bil kitabi was sunnah kitaaba ti sunna yóò kọ ẹ̀rí fún wọn wal ijma' àti ijma' wa min ni'matillahi wọ́n ní nínú dẹ̀rọ ọlọ́wọ́ bá ala sunni lórí oun sunna annahu la yatakhabbat ní pé kò ní sekini kò ní máa lọ máa bọ̀ àbí kò ní máa ráre so kò ní máa wà ní takhabbut wa annahu yasluku tariqa alwasat so yóò máa rí ọ̀nà tó wà láàrin àárín wọn sùn so yóò máa rí ọ̀nà tó wà láàrin gbogbo torí pé kò dìgbà yàn bá tó deny after ìjìyà sáré àwọn ìlúmíwà tí wọ́n dìnáì rẹ̀ tó sì pé ní táwọn ká dìnáì pé wọ́n ni ẹ̀wọ̀n gbà pé gbogbo á but òun ò bìlì pọ́lọ́wọ́ bá ní agbára láti so òun ò bìlì pọ́lọ́wọ́ bá ní agbára láti dáwọn ẹ̀mí padà gangan ni pé yóò ṣẹ̀ wá dáwọn ẹ̀mí so bá ṣe rí bó ṣe ni ó ṣe but yóò ṣẹ̀ wá dáwọn ẹ̀mí so falsafa kan ni ó gbé lọ so yóò ti tó sílá tó àwọn falsafa yẹn tó bá ti wá tó ó mọ̀ pé tó bá ti fi pé ọ̀rọ̀ ọgbọ́ gbé àwọn èèyàn padà nílẹ̀ yóò já kankanú sílá yẹn so tí ó wà sílá yóò wà fi já tí wà túbá ara so yóò gùn kúfùrù ni so yóò gbé kúfùrù gùn so yóò wá ní ara ọ̀ ohun ògbàpọ́lọ́wọ́ bá lè ṣe dẹ́mi padà but òun believe pé so àbí ẹlòmí ìgbọ́n tẹ̀fẹ́ pọ̀jọ́ ẹni pọ̀jọ́ pé òun pọ́nà ọba lè ní pé á ah, ara agbára ọlọ́wọ́ bá jú báhùn lọ ìtọ́nà ọbọ̀ sí ni pé yóò síkí yóò dáwà ní tuntun ni so so yóò dáwà ní tuntun ni so khalqan jadidan lọ́nà ọba wí so nínú Qur'an so khalqan jadidan so pé yóò dáwà ní tuntun ni so tó bá wá dáwà ní tuntun yẹn so bá ṣe rí náà ni o bó ṣe rí náà ni o so tuntun yẹn bó ṣe rí yẹn gangan òun ni wà lọ so Ibn Taymiyyah sọ pé àbòsí lélẹ́yìí so ẹni tí ó gbádùn ayé so ara tí ó gbádùn ayé ara tí ó sẹ́lọ̀n so ara yẹn lọ́nà ọbọ̀ wà fi àjẹ́ so àwọn tó sì sọ ilé àwọn falasifa ni àwọn gùláàtì mínú àwọn falasifa tí àwọn Ibn Sina so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn Ibn Sina àwọn ilomita àwọn yamma ní mathematician muslim mathematician so muslim eh, muslim uh, physicist so muslim physicist so gbogbo jágbàjàgbà so tó ma ń tàfà àwọn èèyàn so whereas púpọ̀ àwọn Ibn Sina yìí àwọn Shaykhul Islam Ibn Taymiyyah wọ́n kàfàrà wọn Ibn al-Qayyim wọ́n kàfàrà wọn pé ń kèfèrí torí pé in short àwọn nǹkan tó ń sọ nìyẹn so nǹkan tó ń sọ nìyẹn so àwọn èèyàn náà sì tẹ̀lé lórí ẹ̀ so torí pé yàtọ̀ sí fó jẹ́ eh, philosopher so nínú àwọn um, àwọn bàtíníyà ni so nínú àwọn bàtíníyà so àwọn mìíràn tẹ̀lé lórí ẹ̀ nínú àwọn tó máa ń pè ní Muslim philosopher in year so gbogbo jágbàjàgbà yẹn so wọ́n ní à kí ní gáwà tí ma ń sa àwọn èèyàn tí ó dá òun ni pé kí ni kí la afẹ́ gbọ́lá fún ìmá ayé nínú Islam sí rẹ̀ wàlá mú ká kíníkà recently nínú ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah Sheikhul Islam Ibn Taymiyyah sọ pé ọ̀pọ̀lọpọ̀ aṣọ annabi sallallahu alaihi wasallam láyé annabi àwọn kùfàrù na máa ṣe kódà ọ̀pọ̀lọpọ̀ aṣọ àwọn sọ̀hábà sheikh zamani kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí nínú àwọn nǹkan tó ma ń lò so whereas ẹwà rí pé bọ́yà àwọn ẹ̀kọ́ wà ní pé àwọn musulmi àgbọ́dọ̀ mọ́ sí ayé àwọn nǹkan tó jẹ mọ́ ayé whereas láyé so in reality wọ́n sin wá ní àwọn ṣe toyota fún wa ní káà máa gùn ọ̀rẹ́ <laughs> wọ́n ṣe gílùkọ́ rẹ̀ wọ́n ṣe ah, torí wà láà nínú ìdẹ̀ra Ọlọ́run Ọba láyé àwọn kan mẹ́wàá tó pé èyàn mọ́ dúpẹ́ fọ́lọ́run Ọba lórí ẹ̀gán tí pé wàláhì ó yẹ kí ẹ mọ́ dúpẹ́ fọ́lọ́run Ọba gan ní pé àwọn kan mẹ́wàá Ọlọ́run Ọba mọ́ ṣe kó fi jẹ́ rọrùn àwọn mùsùlùmí láyé ni ó gbà mí owó YouTube ó wò pé ah ní gbogbo àwọn 1960 kìníkà ìtẹ́lòmí ó ṣe tí ó fi gba kìníkà award ní o ẹlòmí ó sì ṣe yóò ṣe tí ó ṣe fídíò rẹ̀ tí ó ṣe tí ó ṣàlàyé rẹ̀ so káwọn yàbá sí kásì fídíò rẹ̀ lásán tí ó sì ṣe lórí YouTube ìwó sì wó ó sì gẹ́tì máa ẹwọ ìdẹ̀ra Ọlọ́run bá ẹwọ tó dẹ́fà so toyota ó gùn kù gùn so gbogbo tó fi wọ́n ló fi ṣe inú ìdẹ̀ra Ọlọ́run bá ní so kò sí títàyà kan ti yọ sẹ́rẹ̀ ó tún mọ́ láàrin oṣù kan ó tún mọ́ gùn náà tí ó ṣe náà tí ó ṣe so àwọn sì wá ní but musulmi yóò kò rí gbogbo ilé ìgbọ́yé nínú àwọn kátàwọn yẹn ma fẹ́ wọ́n ẹ Saudiya ẹbọ̀ wọn àmì òní láti polisi kankan àwọn kò fárún sí wọn nìna so àwọn kò fárún sí wọn ni wọ́n láì reality náà dẹ̀ ni so àwọn kò fárún sí tó gbé ìrìá in tí ò jẹ́ ká mọ̀ pá àwọn kò fárún sí wọn ni pé bóyọ́lá bí ò sí sówó púpọ̀ mbí ṣe tó wáyé so but àwọn wá àwọn ẹ̀kọ́ wá ní bọ́sí ma ń ronú bí i amukùnmẹ́kọ̀ so kí ẹ̀mọ́ ní ẹ agbọ́ àwọn musulmi agbọ́dọ̀ máa invest you know àwọn musulmi inventors àwọn inventors kan ti wá wá síwájú ara Sheikh Islam ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ àwọn sahaba àwọn kùfààrù ní ma ń ṣe Sheikh Islam sílẹ̀ inú Majmu' ọ̀pọ̀lọpọ̀ aṣọ àwọn sàhábà àwọn kùfààrù náà sí láyà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ wà rújọ kankan náà wá ní tọ́ àà ìyẹ́pẹ̀rẹ̀ ipò so ní bóò ní ṣe wájá àwọn kìfẹ̀ ní mọ̀ sásọwà ọya ọláìmọ̀ so ìlà rí la kọ̀ ìyá ti yemen so ara so ara ẹ̀ rí gbogbo nǹkan tó jẹ wọn mọ̀ gbogbo àwọn nǹkan ayé nǹkan ayé lẹ́mọ̀ rí a ní but kìí ṣe plan àwọn so wọ́n ni آه وأنه يسلك طريق الوسط وني أنصنا يماني آرين قبوني so alladhi yusiluhu ila barri an-najah tí ó gbé lọ sí bí a ojú ọ̀nà tí ó ti là wa sabili salama àti ojú ọ̀nà tí ó ti là láfíà wọ́n ní amma ahlul bid'ah wọ́n ní ẹ̀rẹ́ àwọn bid'ah fahum da'iman fi takhabbut gbogbo ọgbà wọn ma lọ wọn ma bọ̀ ní wa khalat àti ìdàrúdàpọ̀ wa haraj wa maraj àti jagbajagba ní ọmọ sísì wani akúl wani la'alla shaykhayn wani bóyá wọn àfá méjèèjì tàrọ ká wọn gbéjù sílẹ̀ dhikra na'imil qabri ìdákọ̀ ìdẹ̀ránú sàrí li'anna an-na'ima fil qabri wọ́n torí pé kulli muslimin òun ni gbogbo musulmi náà wá famamin muslimin kò sí musulmi kan wàlá muslimatin àbí musulmi lóbìnrin o illa wa yuhibbu an yun'am àyàfi pé yóò nífẹ̀ẹ́ pé kóhun náà rí da ìranú sáré wa kadhalika yakhsha azab al-qabr so yóò sì bẹ̀rù ìjìyànú sáré فلعلهما نصوا على مسألة العذاب في القبر so ó ṣeéṣe kó ṣe pé àwọn méjèèjì wọ́n sọ̀rọ̀ lórí

àbí sí opposite azab ní na'im ni so ní pé tí ó bá jẹ́yà ní pé yóò rí dẹ̀ra but in tó nílẹ̀ ní pé opposite azab ní na'im so opposite azab ní na'im so torí pé tó fàtà àwọn èèyàn fi ń sọ ilé tó fi rí báyìí òun ní pé tí ẹ bá wo àwọn riwayat mi tó wá nípa ìgbésí tí ó ṣe nù sàárì ẹ pé bíbà pé wọ́n júwẹ̀ rẹ̀ laboratory pé inú ọgbà farihina bima atahum rabbuhum min rahimati so ní pé wọ́n ma wà ní ọgbà wọ́n ma jẹ wọ́n ma wà ní ẹyẹ kanú aljanna gẹ́bà nabi sallallahu alaihi wasallam ṣe júwẹ̀ ẹ̀mí wọ́n ma wà ní ẹyẹ so bọ̀ tó tún wá wá náà pé yóò kan wà ní sàárì náà ni so wọ́n sì sílẹ̀kùn aljanna fún so o ń tààrọ so azab so but eto tó nílẹ̀ na ni pé ìdàkejì azabu nínú sare una ni na'im ke se pé tark so wani wa kadhalika yukhsha azab alqabr qabr fala'allahuma nassa ala mas'alati al fi alqabr likathrati an fiha to ri pé ìfàfà pọ̀ ńbẹ̀ ma 'anna an gabo ji pé kódà ìfàfà o mawjudun so in bẹ̀ náà hasba ma waqafna alayhi so lórí nǹkan tí a rí aidan bákanáà fi na'imil qabri níbi ìjìyà sàárè so nínú àwọn nǹkan tó dáa kíyàn máa fi dìra rẹ̀ tí yàn bá fẹ́ sọ̀rọ̀ òun pé ah, lórí nǹkan tí mo mọ̀má so wala a'lamu fihi khilaf a in ma khilaf ń parẹ̀ so ó dáa kíyàn máa sọ̀rọ̀ báyìí torí pé níbi wà tí ibn Qudama whereas khilafu sí wọ́n bí masala wọn gan tó tọ́ bọ̀ ẹwà ìmájú wọ́n sọ pé walaysa fihi al-khilafu al-batta ibi kódà kò sí khilafu ń bẹ̀ rárá àti ara so ó tún àkádà rẹ̀ ó tún kan wa so kí ẹ̀ máa dé pé ah hasba ilmi ah, lódi wọn mọ̀ mí o in ma khilafu kankan bẹ̀ so wani aidan fi na'im al-qabr wani fal mu'tazila wal jahmiyya wani fal mu'tazila wala mu'tazila wọ́n ni waljahmiya tu qablahum wọ́n láwọn jahmiya náà síwájú wọn wa man lafalafahum àtàwọn tó bá rìn irú ojú ọ̀nà wọn wa man lafalafahuma min ahlil bid'a nínú àwọn bid'a wọ́n ni yunkiruna na'im yunkiruna na'im wọ́n ma ń gbogbo ẹ̀ lórí ilẹ̀ pẹ̀lú ìtọ́kasí Qur'an àti súnnà almutawatira súnnà tó sì púpọ̀ débi pípò sí jàníyà wọ́n ni wal ijma' àti àpanupọ̀ wọ́n ni fal'abidu fi qabrihi so tí ni ijma' kí wọ́n àwọn nǹkan tí a fẹ́ sọ nípa àwọn nǹkan tí ó wá ní àtọ̀dọ̀ àwọn mi nípa pé àkílùkọ́ rẹ̀ wọn fi ìsìbátù àzábùl kọbìrì nílẹ̀ gẹ́bí yalawa Aisha so àbáwọn mìíràn nínú àwọn sọ̀hábà so awwalan ni pé àwọn ẹgbàwáyì kò tí ẹ̀ sí ìtòrìnlẹ̀ níbẹ̀ so kò sí ìtòrìnlẹ̀ nínú àwọn ẹgbàwáyì so kò sí ìtòrìnlẹ̀ nínú àwọn ẹgbàwáyì ní pé ìṣe ìkárò àzábùl kọbìrì àbáwọn kọbìrì ẹlẹ́kejì tó wá ní pé èyàn rí ẹgbà wa àwọn mìí tó sì pá àwọn náà wọ́n gba in tó jọ má a kílùkọ́ rẹ̀ nǹkan tó jọ má ìyà sàárè àbí ìbéèrè nù sàárè tó yí pé ọ̀dọ̀ àwọn sàhábà tó fi tì sí pé wọ́n ṣe nǹkan rẹ̀ yìí ọ̀dọ̀ wọn náà wọ́n gbà wa so kí nígbà wọn ṣẹ́kù fẹ́mí sí ma ń sọ kí nígbà pé mo sì ó wà áwúfàk jù kí yàn ṣe ikhtiyar ọ̀rọ̀ kan lọ so kí yàn ṣe jẹ́mọ̀ ó wà áwúfàk jù kí yàn ṣe ikhtiyar ọ̀rọ̀ kan lọ bí ní sí masala kan wọ́n ṣe yàn rí ikhtilafun bẹ̀ pé àwọn afá pín sí báyìí àwọn afá pín sí báyìí èyàn wò pé ah ok àwọn tá pín kí ni ìdíta fi pín àwọn tó sọ pé kọ́ tọ́ kí ni ìdíta fi sọ ok ó tọ́ but tí ẹ bá wá ní ó tọ́ but pẹ̀lú májẹ̀mú kọ́ tí ẹ bá ní ó tọ́ pẹ̀lú májẹ̀mú ó túnmọ̀ pé ó ti mú mọ́kìfù méjèèjì nìyẹn àwọn nǹkan táwọn eléyìí ń bẹ̀rù tàbí sọ pé kò tọ́ ìwọ ti mú so àwọn nǹkan táwọn eléyìí sọ tàbí sọ pé tọ́ ó ṣe gíní odó lórí ẹ̀ so ó wá alfa kìnyàn so ṣe kùsẹ̀ mímọ̀ sí dáadáa so òun náà ni wípé a kílùkọ rẹ̀ èyàn sì jama'un láàrin àwọn àdílà òun náà ni pé bóyá tán sọ so ìjìyà fún mùsùlùmí tó gbàgbọ́ nú Ọlọ́run Ọba torí pé nínú àwọn nǹkan tó ìfi àti kọ́dà nínú látọ̀dọ̀ àwọn sáràfù mìíga so ìfi àwọn ọ̀gá tí èyàn kojú nínú sáré ìfìrinlẹ̀ fún gbogbo èyàn pátápátá so ìfìrinlẹ̀ fún gbogbo èyàn fún gbogbo èyàn ni ó kojú rẹ̀ nínú sáré so àkílọ̀kọ̀ rẹ̀ so but hakikatan eléyìí rinlẹ̀ níbi àwọn hadith Nabi sallallahu alaihi wasallam ni, so ní pé gbogbo èyàn náà ni sàárè ó dọ́mà tí ó fún papọ̀ but àwọn nǹkan mí kèsí kí ní kò nílẹ̀ fún mùmí so àwọn nǹkan mí wà tí ó nílẹ̀ fún mùmí so ìdí ò fi ṣe tawfiq kẹrà ní rẹ̀ ni pé in tó ń bẹ́yàn tó ń sọ ni pé fún mùmí ní gangan so but in reality ijima wà so in reality ijima wà tó rí pé ijima level oríṣiríṣi ni ijima ijima wà tó ṣe pé bóyá gbogbo àwọn usul ni ijima ti wà lórí ẹ̀ so gbogbo ọ̀ṣùr so ni ìjìmá àwọn ti wà lórí ẹ̀ so ìjìmá bí ní sí pé ọtí ò tọ́nú ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀bá so but àwọn gánà tó ṣe pé bóyá ìṣìláfù ti lè wáyé síwájú ń bẹ̀ ọ̀dọ́ ilé masala yóò sí ń bẹ̀ ò so ilé yìí kò sí ń bẹ̀ so but èyàn lè padà rí Sheikhul Islam sọ nínú Majmu' al-Fatawa so èyàn lè padà rí pé à ah, ẹn kí wá ni èyàn fẹ́ sọ sí ọ̀rọ̀ Aisha àtàwọn sahaba mi in tó tẹ̀ nílẹ̀ ni pé àwọn afá ní gbogbo àwọn gbogbo àwọn àdísì yẹn kò sí ìtòrin lẹ́nu rẹ̀ so kò sí ìtòrin lẹ́nu rẹ̀ rárá so tó bá ti ẹ̀tún wá jẹ́ bẹ́ẹ̀ so ṣebí àkílùkọ rẹ̀ àwọn kan míwà tó yí pé látọ̀dọ̀ àwọn sàhábà yẹn gangan náà ó tó fi ń pé gaba yẹn ó ṣẹlẹ̀ so ó ní pé ìjìmá gbà mí ó máa ń pé nìsìn bóyá bí ìjìmá ìhtìláfù ti kọ́kọ́ wáyé ìjìmá wá ṣẹlẹ̀ so èyàn ní ṣe àtibárò ìfìtìláfù yẹn rárá àbí a kàn rí mukhtalif a rí mukhtalif tó ṣe ìfìtìláfù látara ìjìhàd ó wá padà yá lẹ́yìn asúrò yẹn ìjìhàd wáwáyé elimọ̀ sẹ̀rẹ̀ gẹ́m bí àwọn masáìlì fiqhiyya gan so ó mọ́ sẹ́rẹ̀ bí àwọn masáìlì fiqhiyya gan òun ni mas'ala tó mọ́ sọ mas'ala al-khuruj ala al-wala

inqarada al-ikhtilaf so ijma wa lẹ́yìn gbáyìn so kò sí ilé àwọn afáàmà fi rìnlẹ̀ àwọn afáàmà ń gbà wọlé dada so àwọn afáàmà ń gbà wọlé pé ok ikhtilaf one method of but lẹ́yìn asúrù tí ẹ̀ àwọn musulmi wá padà rí pé à òdodo ni ẹnu wọn wá padà kò lórí èyí jẹ́ òdodo yẹn so kò tó fẹ́ nìkan kan láti padà sí ikhtilaf yẹn láti lò lẹ́rì so tọ́ máa ń yà àà kìí ṣe ara so ilé àwọn afáà sọ dáadáa kódà sẹ́kù tèmí náà wọ́n sàlàyé nǹkan tó jọmọ́ bẹ́ so tí a bá wá ní àárá ohun òyìn gbárùn kàbá ìwọlé àwọn nǹkan ní ìwànú masáìlì fiqh tó ṣe pé gbà wọlé tó tán sọ pé ìjìmá ni tó ṣe pé kódà ikhtilafu eh, ní asúrà àwọn sàhábà ikhtilafu wà ń bẹ so ní time àwọn sàhábà ikhtilafu wà ń bẹ so a ilé jẹ́ bó ṣe jẹ́

so hadithi gbajúmọ̀ tó sọ so kọ́lá táwọn afá bá ti ṣe ìtìláka hadith al-bara so hadith zan gbà lérò náà so hadith al-bara ibn azim so ibi tán ti ma náà rítẹ̀ náà ibi sunan abi dawud so wani but aslu rẹ̀ wọn bi bukhari wani if qala an-nabiy sallallahu alaihi wasallam kí ni wọ́n gbà lérò pẹ̀lú pé aslu rẹ̀ bi bukhari so ní pé bóyá a ìbẹ̀rẹ̀ hadith yẹn àbí nǹkan kan tó jọmọ́rùn kan báyìí ó wà bukhari òun náà ni um, níbẹ̀rẹ̀ rẹ̀ Al-Bara ibn Azib sọ pé kunna fi janazatin so nípa wà ń bí janaza kan so ó wájúwẹ̀ bí janaza yìí ṣe rí a wá rí pé nígbàtí nínú Bukhari àbí Muslim exactly bá ṣe júwẹ̀ pé bá Nabi sallallahu alaihi wasallam ṣe wà ń bí janaza yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n so àwọn afọ́ sọ pé asluhu so wọ́n ni idh qala an-nabiyyu sallallahu alaihi wasallam fil

so ta lọ́lọ́wà rẹ̀ fayakulu rabbi allah yóò máa ní à olúwa mi ni ọbọ̀lọ́wọ̀ bá allah wọ́n ni fayakula nílá a mọ̀láíkà méjì yóò àmọ́ sọ fún pé má dínú kíkílẹ̀ sí rẹ̀ fayakulu dini al-islam yóò ni ẹsìmílẹ̀sì islam fayakula nílá a méjì yóò máa sọ pé má olùpèpè kan wà pèpè láti sẹ́mà an sadaqa abdi ní pé ẹrú mi ó ti sọ̀dọ̀lọ́ fa afrishuhu min aljanna ní pé ẹfọ́níṣe fún láti inú aljanna wa albisuhu min aljanna ẹwọ fún láti inú aljanna waftahu lahu baban ila aljanna ẹ ṣílẹ̀kùn lọ fún lọ sínú aljanna qala fa ya'tihi wa tibiha so àti ọ̀run rẹ̀ náà ni wọ́n ni fa yufsahu lahu fi qabrihi wọ́n ni wọ́n ma fẹ́ sàárè rẹ̀ fún madda basarihi débi tí a ojú rẹ̀ bá dédé wọ́n ni wa ammal kafir awil munafiq wọ́n ni ẹ̀rí kèfèrí àbí munafiki wọ́n ni fa qala fihi wọ́n na nabi sallallahu alaihi wasallam sọ pàlẹ̀ pé fa yaqulani lahu wọ́n so la adìrí kò ní mọ̀ nǹkan tí ó sọ so kò mọ̀ so ó túnmọ̀ pé ìmọ̀ tí ó síyàn láǹfàní láyé gangan òun náà ní gini ìmọ̀ tí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ìmọ̀ súnnà nẹ́bí sallallahu alaihi wasallam òun ló síyàn láǹfàní so òun gangan ni ma òun gangan ni ma tí ó mọ̀ bẹ pẹ̀lú ruh so òun gangan ni ma gẹ́ máa fásí ma ń sálàyé gan Al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n láǹfàní so n gangan ní ìmá ẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá wọn ni fayaqulani la wọn ni méjì wọn sọ fún pé ma dinuk kílẹ̀sìn rẹ̀ fayaqulu ha ha ha la adiri so wọn ni fayaqulani ma hadha ar-rajulu alladhi bu'itha fikum talalakunrin tí wọ́n gbé dìde láàrin yìí fayaqulu ha ha ha la adiri ẹfọ́n ṣe fún láti núna waftahu lahu baban ila an-nar ẹsílẹ̀kùn fún lọ́sí núna fayatihi min harriha gbígbónú rẹ̀ wà maba wa samumiha àti a oru rẹ̀ so wa yudayyaqu alayhi qabruhu sọwọ́n fama sọ pé harir so azab al-harir so harir ni atẹ́gùn tó ma ń gbóná lóru so sàmúmù ni atẹ́gùn tó ma ń gbóná lọ́sàn so ẹ́ kí lẹ́ pé so harir bẹ́ẹ̀ so abi harur gan so abi harur gan so atẹ́gùn tó ma ń gbóná lóru so àwọn afá sì sọ khilafu rẹ̀ náà so àwọn afá sọ khilafu rẹ̀ náà pé àkílọ̀kọ́ rẹ̀ ní pé èyí tó ma ń gbóná lọ́sàn àwọn ni harur àbí harir samumu ní tọrọ so wọ́n ni wà yudayaqu alayhi qabruhu wọ́n ni wọ́n wà fún sàárì rẹ̀ ma hatta takhtalifa fihi adla'uhu tí tó ṣe pé àwọn adla'u rẹ̀ wọ́n ṣe kíni yóò ṣe ikhtilaf so èyí tó yẹ ni wà fi riwayatin wọ́n ni níbi ibòmí o ثم يقيد له أعمى أبكم wọ́n lẹ́yìn náà wọ́n wà gbé tí o so ẹn tó fọ́jú so ẹn tó jẹ́ abkam ma'ahu marzabba min hadid wọ́n ló ní hama so láti irin law duriba biha jabalun so wọ́n ni ta ma fi hama ita ma fi lu mountain la sara turaban yóò di yẹ̀pẹ̀ ni wọ́n ni fayadribuhu biha darbatan wọ́n ni yóò ma wá fi yóò ma fi kúgbùn gbogbo yasma'uha man bayna al-mashriq wal-maghrib gbogbo ẹni tó wà láàrin east àti west yóò ma gbọ́ illa as-saqalayn àyàfi ọmọ èyàn àti aljannu fayasiru turaban wọ́n ni yóò ma di yẹ̀pẹ̀ wọ́n wal ahadithu fi hadha kathira wọ́n ni hadith tó wà ń bèèrè wọ́n gan wani fakiltal mas'alatain so wani mas'ala méjèèjì thabita wọ́n lórin ilẹ̀ walillahi alhamd wani inda ahli sunna lọ́dọ̀ àwọn sunna wani fala yashukuna fihima wani wọ́n isi méjìn pare wani wala yumaruna fihima bẹ́ẹ̀sì ni wọ́n isi kini wọ́n yí se fanfa lórí wani wa munkarun wa nakirun haqqun wani àti munkara àti nakiro wani àwọn méjèèjì òdodo ni so ugbana láti ma munkara àti nakir so ni hadani al-malakan wani àwọn malaika méjèèjì yóò huma alladhani yas'alani al-abd ameji ni wo biyaru fi qabrihi nínú sare rẹ̀ wani fa su'alu thabitun wani ìbéèrè pé ìbéèrè nu sare ìbéèrè nu sare thabitun wọ́n lórí dimna sunnati al-mutawatira níbi sunnati wọ́n gbà so tí ó pọ̀ tí ó ṣe janiyan wọ́n ni wa ammasmul malakayn wọ́n ni ẹ̀rí àwọn okọ̀ malaika méjì yóò faqad warada fi hadithin wọ́n ló ti rẹ̀ níbi hadithu akhrajahu tirmidhiyu wọ́n ni a ah, tirmidhi ló gbàwa wa hassanahu ó sahih so bàtà àwọn àfáà ní ma kọ́ lórí ẹ̀ láàrin pé sí ó rinlẹ̀ sí munkara sí nàkí rinlẹ̀ so bàtà yẹn bá rí ẹni tó fi rinlẹ̀ so kódà tí yẹn bá rí ẹni tó tún sọ munkara sí nàkí ó yẹ kí yẹn tún kí gẹni so at least ó fi màláìkà nílẹ̀ àti ìyá sàárì ilẹ̀ but àdánwò tó tún wà pẹ̀lú àwọn èèyàn ni pé ẹlòmí tó ti lé àwọn oríṣiríṣi àwọn ìròyìn fún munkara àti nàkír so ní ah, ó wá lóyún irun funfun so oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi ìtàn so ìtàn wọ́láì Allahu musta'an àwọn àwọn ìtànmíwà tó lágbára gan wípé ibi ìtànmíta tí ibi àwọn tíra tànmí wọ́láì ìfi ẹbọ rílẹ̀ fáwọn ànábì Ọlọ́run bá kéèsí pé kéèsí pó wà ń bẹ̀ ó pọ̀ ń bẹ̀ kéèsí pó wà ń bẹ̀ ó pọ̀ ń bẹ̀ ó pọ̀ ń bẹ̀ dáadáa gan àwọn ìtàn tí ò ní ìsinadi rárá rárá àti ara wọ́n láì pọ̀ gan àwọn sílá wọn lómítàn láwọn wọn lè kí wọn bídá ní ma ká so ní ma ń ká nípa àwọn nabi ọlọ́wọ́ bá pé àà so falamma dhahaba ila samra so yíò ma oríṣiríṣi ẹ ma wò pé kí lè lébà ìtọrọ ọlọ́wọ́ so but akílùpọ̀ ẹlòmí tó sì kọjá àlà so ilé iná sì wà ń bi tẹ́lkẹ́rọ̀ sí fúrùtù so àwọn àdíṣì tí ò nílẹ̀ so pàápàá jùlọ nípa àwọn sífà àwọn màláíkà so ẹ́ sì ráwọn èèyàn mú mọ̀ fẹ́ sẹ́rí tí ẹ̀ bá dó síbi tí ẹ̀ pàápàá jùlọ níbi àwọn nǹkan tó jẹ mọ́ gọ́yìn so tí ẹ̀ bá dó síbi tọ́lọ̀ọ̀bá àtòjíṣẹ́ rẹ̀ sọ ó dága so àpáwọn èèyàn mọ́ fẹ́ sọ ẹ kìní in tó wà láàrin years ni so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so kílùkọ̀ kíyàn dó níbi tí ọlọ́ọ̀bá àtòjíṣẹ́ rẹ̀ bá dùbọ́t àwọn àfáà tẹ́lápọ̀ wà lórí ṣe mún kára àti ìtànkí nílẹ̀ aláàkìláàfù lórí pe sádìsì yẹn gẹ̀gẹ̀ náà nílẹ̀ so but kìí sí nǹkan tí yíò bá yẹn jà sí àbí tí yíò wá ní iléyò so ara in bẹ̀rẹ̀ àfá súnnà tó pọ̀ bẹ́ẹ̀ láti fi rìnlẹ̀ so wọ́n ni walkiramu alkatibuna haqqun wọ́n láwọn ẹni àpẹẹlẹ́ tí wọ́n ń kọ ai nǹkan tá ń so wani ni haqqun wọ́n lódodo ni o so àwọn ni àwọn ẹni àpẹẹlẹ́ tí wọ́n ń kọ nǹkan tàà ń ṣe wọ́n lòdòdó ni ilé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọlọ́ọ̀bá náà lóró yìnwọ̀n pé kiraman katibin so wani qawlul imamain wani ọ̀rọ̀ àwọn ẹ̀yìn síwájú méjì wani almala'ikatul kiramul katibuna haqqun wani àwọn mala'ika alákùnrin tí wọ́n kọ nǹkan wọ́n ni wọ́n ni wa hadha al-aslu wọ́n ni ìpìlẹ̀ yóò qad ja'a an-nassu alayhi fil kitab al-karim wọ́n ni ẹ̀rí ti wá lórí ẹ̀ nínú tíra lọ́wọ́ bá lápàálé munfaridan so fúnra rẹ̀ bá kanáà àwọn mala'ika náà tẹ́lẹ̀ so tí wá gbàgbọ́ pé àwọn kan wà nù tí wọ́n máa ń kọ nǹkan خصوصاً تمام كون كتان سي خصوصا وني ففي سورة الانفطار وني سورة الانفطار قال تعالى وني الله بصفي وإن عليكم لحافظين إنسان بنو يو أما تموجتون يو إنسان بلوري يو سين بقلوي أما تموجتون أما تنصي كراما كاتبين سأما تتكوي وجي على قمالي ستوان سوان كونكا وني يعلمون ما تفعلون ستاسي مبوبون كتانسي وني فوصفهم بثلاثة أوصاف wọ́n lọ́nà ọba ròyìn wọn pẹ̀lú ìròyìn mẹ́ta wọ́n al-wasf al-awwal ìròyìn aláwọ̀kọ́ qala ta'ala la hafidhin ní pé àwọn tí wọ́n ń ṣọ́ yín so tó ń mójútó yín so tí wọ́n wò yín tí wọ́n gbogbo nǹkan tẹ́ so ọ̀nà ọba ròyìn wọn pẹ̀lú ilé ya'ni yahfadhuna alaykum a'malakum wọ́n ń gbogbo nǹkan tẹ́ ń ṣe wa àti gbogbo tẹ́ sọ wọ́n ni kama qala fi mawdi'in akhar kẹwọ́n bá sì sọ ní àyèmí pé ma yalfidhu min qawlin kò ní sọ̀rọ̀ kan o illa ladayhi raqibun atid àyàfi kó ṣe pé ẹni tó mójútó so tí a ó ń sọ gbogbo nǹkan tí ń ṣe ó wà pẹ̀lú rẹ̀ so ẹni tó mójútó ń sọ gbogbo nǹkan ń ṣe ó wà pẹ̀lú rẹ̀ so ibíbà ilẹ̀ lómi ti lọ yọ raqib àti

amaze ń pa pé in tí wọ́n mọ̀ náà ni pé wọ́n fẹ́ mọ̀ náà ni sẹ́ so wọ́n mọ́ fẹ́ so hadithu da'ifu náà sì rẹ̀ yìí bí muqabilu well hadith, hadithu mawdu'u hadith, hadithu mawdu'u rẹ̀ bí muqabili in táwọn scientist ń sọ náà ni ẹ tó wá rí mawdu'u ti ẹ̀pọ̀ gan níbi àwọn kan tó jọmọ́ rẹ̀ ìbò gan tẹ bá ká báyìí tẹ bá tó bá ti gbádùn hadith, mi lọ báyìí ó lọ wọ hamish báyìí mawdu'u so lọ wọ ó tún rẹ̀ lẹ́yìn náà mawdu'u so akílòkọ́ ah, rẹ̀ eléyìí yẹn gbọ́dọ̀ sọ́ra gan so wọ́n ni ah, alwasfu thani wọ́n ni ìròyìn ẹlẹ́kejì qala ta'ala kiraman so ní pé kiraman dhu karam so dhu karam so wọ́n ni wa hadha fihi tanbih so àwọn fáka sọ pé lára ẹ̀rì pé kiram so Allah subhanahu wa ah, wọ́n ni dhu karam

so an qabih al aqwal kéèyàn sọ ahọ́n rẹ̀ kó níbi àwọn ọ̀rọ̀ tí ó dá àwọn situation mi gẹ́wà wípé ó ní láti sọ tí ó dá gan ẹlùmí ó sì tún sọ so nígbà tó ṣe pé ìtíyàn ti ẹ̀yàjádà ní tó ti máa láàrin rẹ̀ wọ́n ni wa yahfazu jawarihahu bẹ́ẹ̀ náà ni ó sọ àwọn ara rẹ̀ an qabih al af'al níbi so òun ni àdámá tí ṣẹ̀rí'à farama wal-urfu àti àṣà wal-fitra àti tọ́nà ọba dáwà lé lórí fama yahduru jalilun so àdámá tọ́nà ọba dáwà má ní pé tí èyàn bá ti wà pẹ̀lú yàn èyàn ó ṣe kí èyàn ó pààyàn lè wọ́n ni fama

wọ́n ní ìròyìn ẹlẹ́kẹta tọ́nà ọba fún àmàláìkà qala ta'ala lọ́wọ́ bá ní katibin wọ́n kọ́ so yaktubuna alhasanat wọ́n kọ́ àwọn dáadáa wa sayyi'at wọ́n sì kọ́ àwọn aburú so wọ́n ní sheikh amman wọ́n ní wọ́n kó rira kí a máa ṣe tasjili wọ́n kí wọ́n kó rira rẹ̀ sọ́njí ẹ̀bá tí wọ́n ṣe tẹ̀jìjì ni wọ́n ní mọ̀ sọ fún ọ pé amma yakfi anna al-mala'ikata yusajjiluna alayna nusajjilu ala anfusina so ní pé sí kò tó pàwọn mala'ika tí ń rẹ́kọ̀dì wa so a tún mọ́ rẹ́kọ̀dì ara wa so ilé ó sì jẹ́ nǹkan tí yẹn ní láti wòye sí so tí yẹn ní láti wòye sí ka máa rẹ́kọ̀dì wọ́n ṣe kàmá ma ń sọ wọ́n ma ń sọ lè dáadáa wọ́n ni ayaktubuna alhassanati wa sayyi'at tí a bá ṣe wó dáadáa hàn ọ̀rọ̀ ohun tó gbà kí yàn wà kí á fùsí gani so ni wa hadha yaqtadi min al'abdi shay'ayn wọ́n ni lèyí wọ́n ni a yóò necessitate látọ̀ da yọrù méjì wọ́n ni al'awwal aláwọ̀kọ́ al'ilmu bi anna a'malahu wọ́n yóò lọ mọ̀ pé àwọn sẹ́rẹ̀ wa aqwalahu àtàwọn ọ̀rọ̀ rẹ̀ mahsiyatun alayhi so gbogbo ẹ̀ ni wọ́n jọ ti lè lórí fala yughadir minha saghira wọ́n ni kò ní wà afsẹ́tì ń bẹ̀rọ èyí tó kéré ni wala kabira àti àbẹ́ tó tóbi wọ́n ni wà fil hadith wọ́n ni níbi hadith o ya ibadi sọ́lọ́wọ́ bá ní innama hiya a'malukum àwọn thumma uwafikum iyyaha lẹ́yìn náà yíwa san ilẹ̀sàn lórí ẹ̀ wọ́n ni wallahu subhanahu wa ta'ala wọ́n ni ọlọ́wọ́ bá o hina ma wakkala ilayhim hadha al-amr nígbà tó lọ́wọ́ bá fi wọ́n sọ a kílọ̀kọ́rẹ̀ iṣẹ́ la li hajatihi ilayhim ọlọ́wọ́ bó nídi wọn sọ nǹkan tí ó bá pamọ́ fọ́lọ́wọ́ bá rárá kalla qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé ya'lamu kha'inatal a'yun so ọlọ́wọ́ bá ma nǹkan tí ojú ẹ̀tàn ojú ọlọ́wọ́ bá ma so ẹ̀tàn ojú ọlọ́wọ́ bá ma ọ̀tọ̀ nìkan tójú fi hàn so but in tójú fi hàn yẹn ẹ̀tàn ni so bóyá rẹ̀rìn ni so yín rẹ̀rìn ni kọ́lá gẹ́mọ́ sí bó ṣe wá nínú tafsiri rẹ̀ gangan ní pé àwọn sáyìn ojú so ní pé wa ma tukhfi sudur so níbi sábàbò nuzul rẹ̀ wa ma tukhfi sudur àti nǹkan tó kàn pamọ́ so ni wa qala ta'ala wọn náà bá sọ pé inna Allaha la yakhfa alayhi ṣùgbọ́n ọlọ́wọ́ bá kàn fi wọ́n sí ìjájà fẹ́ẹ̀sì ni wa umuran kathiran so ila al-mala'ika àtàwọn alamari tó pọ̀ ọlọ́wọ́ bá fi wọ́n àwọn mala'ika sí ìjájà rẹ̀ alayhimu salatu wassalam li hikam nítorí ọgbọ́n wa minha nínú rẹ̀ iqamatul hujjati ala al-munkir al ni wípé kó fi jẹ́ ẹ̀rí lórí al-munkir ẹni tí tako al-jahi ẹni

so wà ní silsilatu sahiha so ní pé ìyàwó sọ bẹ́ẹ̀ pé ọkọ òun ni ẹkọ́ rẹ̀ tóun òun ni ẹkọ́ ni ò sọ kankan fún mi òun ni ò jẹ́ mà torí pé nínú àwọn responsibility tó yẹ kọ́kùnrin máa ṣe fóbìnrin nìyàn so ìwọ́n lọ́gbọ́dọ̀ jẹ́ kọ̀ wá mọ̀ ẹ̀sìn rẹ̀ kìí ṣe kọ̀ wá mú oúnjẹ lásán pé ẹ̀sìn pé wọ́n kí obìnrin tó ní responsibility ọkùnrin lórí òun kò gbọ́dọ̀ Eh, eh, pé à harsh it's just too harsh it's just too harsh eh, Islam ara so ibẹ̀ ni ẹlẹ́gùn kìí wà tí ma ń èèyàn ni pé èyàn bẹ̀rẹ̀ wà sí rifk níbi tó ti sàṣìṣe èyàn bẹ̀rẹ̀ wà sí rifk níbi tó ti sàṣìṣe ẹ̀ ní rí nínú sífà àwọn sọ̀hábà rárá ti ara ẹ̀rí lélẹ̀ inú sífà nínú àwọn sàhábà rárá sí ara pé yóò bẹ̀rẹ̀ wá sí rífkù so ní ibi ní àti sàṣíṣẹ́ so wá sí pé àà ah, ẹsẹ́ pẹ́ máa sí pẹ̀lẹ́gbẹ́ ah so wá sí kíyàn máa blame ara rẹ̀ àti kíyàn recognize ẹ̀rọ ara rẹ̀ ló yẹ kó máa ṣe fún ara rẹ̀ so bọ̀ tẹ́rẹ àwọn èèyàn wá sí rífkù ni níbi tó ti sàṣíṣẹ́ ẹjá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wa so eléyìí ìfi máa gbà so àwọn èèyàn pọ̀ gan tó yí pé tó àwọn àwọn nǹkan kan wà tó wá nínú àwọn àsáàrù pé eléyìí yóò fẹ́ mọ́ kọ́lẹ̀ ẹwà àwọn annabi àtàwọn èèyàn wọn imagine tí àwọn èèyàn bá fi lè dìná ìpá annabi wá sọ́dọ̀ àwọn so wallahi èèyàn gbọ́dọ̀ ṣe kọ́tọ̀ àwọn hujja láyé o lórí àwọn òbí yẹn ni kọ́ ẹ̀kọ́ òbí náà padà sọ pé ah ṣe bá ara lé kọ́kọ́ wá kẹ́kẹ́ ah àwọn gbogbo táwọn èèyàn lè lò ní wọ́n lò lójọ́ gbìndì gbogbo táwọn yàrá lò ń gbòlòrò wọn ẹ̀ Imam Buhari Allah kò já mọ́ o kò já mọ́ o ah, bó so whereas Imam mi bóyá bóyá bóyá bóyá ti sàwọn gẹ́mì kan fún wọn bóyá kò gbọ́ ní òjò sọ léyìn but fi kọ́tọ̀ wọn fún jà gé ẹ̀rí yẹn lọ́dọ̀ Ọlọ́run ọba kọ́ mọ́ fi lé ẹ̀rí so gé ẹ̀rí hun náà so gẹ́gbó sí pé àwọn súnnà náà hujja ni wọ́n jẹ́ lórí àwọn èèyàn àwọn afá súnnà mọ́sílẹ̀ dada ní àwọn àtàrí tó pọ̀ so ní pé hujja náà jẹ́ lórí àwọn èèyàn lọ́dọ̀ ọ̀rọ̀ ọba torí pé ọ̀rọ̀ ọba yóò ma fi wá sẹ̀rí lórí ara wa ni so ọ̀rọ̀ ọba wọn fi wá sẹ̀rí lórí ara wa ni so tó bí bá fi ní àwọn ọmọ so èèyàn gbọ́dọ̀ mọ́ sọ fún wọn so that tó bá díwájú Ọlọ́run pé tọ́ ẹ̀hùn kí mo sọ fún yín tọ́ ò sọ ọ́n tó tọ́ kò sí hujja wọn báyìí àwọn èyí táwọn èyàn bá fi deny ànábì Ọlọ́run odidi ànábì odidi ànábì tó wá òjíṣẹ́ Ọlọ́run bá tó wá bá àwọn èyàn àwọn èyàn deny ẹ̀ pé wallahi kò wá bá wa kò wá deny ẹ̀ pé kò wá so àwa ni Ọlọ́run bó fi ṣe ẹ̀rí so díẹ̀ máa lọ wo bí tafsiri وكذلك جعلناكم أمة وسطا so ó wà mẹ́rẹ̀ so àwọn odidi àwọn odidi anẹ́bí e, wà bá odidi nation àwọn oníkẹ́ sí dínà ìgbókò wà bá so kánsà fi lánú yọ ọlọ́wọ́ ẹ wá imagine ẹ wá imagine àwọn èèyàn ah nígbọ́ mi ní tótọ́ àmọ́ súnà ti ṣe kódà kò sójọ́ kan bá mi sọ̀rọ̀ rí pé nípa ọ̀rọ̀ súnà kíyàn sí kọ́tọ̀ àwọn òjá fáwọn èèyàn sódà so wọ́n ni asáàni àwọn lẹ́lẹ̀kejì ziyadatu farhin lil mu'min wọ́n ni yóò tún lé mọ̀mìní kún ní ìdùnnú hina ma yara sahifata hasanatihi tó bá rí àwọn ṣe dáadáa rẹ̀ gẹ́ bí ó sì bá kèfèrí nínú jẹ́ ò tó bá rí àwọn rẹ́kọ́dì iṣẹ́ bú rẹ̀ wọ́n ni alwasfur gbogbogbò sawa'un kana al'amilu fi lajjati fi lajja fi lujjati bahrin yálà ẹni tí ó ń ṣiṣẹ́ yẹn ó wà nínú iginjú odò ni so aw zalamati sakhrin àbí dúdú inú àpáta aw fi ayi makanin kan àbí gbogbo àyè tí ó bá fa inna allaha a'ta ha'ula'i al-kiram alayhimu salatu wassalam ọlọ́wọ́ bá fún gbogbo àwọn kìrọ́mù yìí pọ́kà tó náà jẹ́ ọ̀rọ̀ tó ní sẹ́kà máa ni wọ́n sọ ní pé sẹ́pò tó bá àmàláìkà ń sàjálà wa ni a tún ń ṣe tẹ̀sí lára wa ẹwọ́ àwọn yẹn sí ń sàjálà ara wọn láyé lónìí kámẹ́rà ní gbogbo tó bá lọ gbogbo ẹ̀ṣẹ̀ àti má jẹ́ mú jáhìrì ó lè lásìkò wà so Ah, wọ́n ni fa inna Allaha a'ta ahula al-kiram min al-qudra wọ́n ni ọlọ́ọ̀bá fún àwọn ẹni àfọ́lẹ̀ ọlọ́ọ̀bá fún lágbára ma yasiluna bihi ila ilmi al-amil tí wọ́n fi ma ma gbogbo ẹ̀ ni wọ́n tẹ mẹ́lẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n sì protect wọ́n ni wà fi hadithi sahih níbi hadith tó lálàáfíà inna allaha kataba alhassanati wa sayyi'at ọlọ́wọ́ bá ti gbé kalẹ̀ àwọn hassanata àwọn sayyi'at thumma bayyana dhalik lẹ́yìn ọlọ́wọ́ bá tún wọ́n sàlàyé rẹ̀ faman hamma bi hasanatin ẹn tó bá gbèrò láti ṣe dáadáa falam ya'malha kò wá sí katabaha lahu indahu hasanatan kamila wọ́n ni ọlọ́run ọbọ̀ kọ kalẹ̀ fún bíbà pọ́ ṣe iṣẹ́ dáadáa tó pé sókè ẹ̀mà lánìyàn dáadáa nǹkan tó dáa gan torí pé ìlànìyàn dáadáa yóò mọ̀ sí ìyànlọ́sí bí dáadáa ìmá ń wo ọ̀rọ̀ kan tí Sheikh Al-Albani sọ ya gbogbo èèyàn lówó so that wọn ní nídìí ìrìbá mọ́ a pé àníyàn nìyàn so tí wọ́n bá lọ bá nú rẹ́kọ̀dù wọn lọ́dọ̀ ọlọ́run wa pé tọ̀ ẹni yìí ó yà gbogbo àwọn èèyàn láyé ó yà gbogbo wọn kò sì gbà lórí à so fa àwọn ah, ni <clears throat> katabaha Allahu lahu 'indahu 'ashara hasanat wọ́n ni àwàhín ah, huwa hamma biha fa'amilaha wọ́n tó bá wá gbà lérò wá padà sẹ́yìn katabaha Allahu lahu 'indahu 'ashara hasanat wọ́n ni ránwọ́ bó kọ́ pẹ̀lú pé yóò ní ẹ̀san ládámẹ́wàá ila sab'ami'ati di'f so débi pé yóò lọ ó lè dé level 700 so lè dé level pé Ọlọ́run bó multiply by 700 ila ad'afin kathira so lọ sí àwọn àkílòkọ rẹ̀ multiples tó tún pọ̀ gan Ọlọ́run bá tún lè multiply rẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n ni wa man hamma kan tó pé fa in huwa hamma wọ́n tó bá wá ṣe o tó bá wá gbà lérò fa'amilaha ó wá ṣe katabaha Allahu lahu sayyi'atan wahida ọlọ́wọ́ bó kọ àìdá ẹyọ kan fún so wa amma 'ala al-umum wọ́n ni ẹ̀rí ní gbogbogbò alladhi yadkhulu fihi ha'ula'i al-kiramu al-katibun 'alayhim wa 'ala jami'i malaikati rabbi salatu was ملائكة ربي ملائكة ربي الصلاة والسلام وني وأما على الأموم وني يريني بوبوبو يقول كبا قنع ملائكة بوبوبو وني سو إليه فين لك بي أبرو بقنع ملائكة so bí báyí náà láti mú pé àwọn màláíkà wà so agbàgbọ́ nínú àwọn ilé khas mọ̀tọ́sùn agbàgbọ́ pé àwọn ìran àwọn ẹ̀dá kan wà tán pè ní màláíkà wọ́n ni wa amma ala al alladhi yadkhulu fihi ha'ula'i al-kiramul katibun wọ́n ni alayhim wa ala jami'il ah, mala'ikati rabbi ah, as-salatu was-salam wọ́n ni fa fi qawlihi ta'ala wọ́n ni fi gbọ́lọ̀ ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ní amana rasul hadithi kan wata yamma wọ́n tí wọ́n nílẹ̀ so hadithi èyàn àti ìrí bákàbákà ìyàn láti bó ti wá gangan ni so but ó dà pé wọ́n lo bí àwọn seconds àbí nǹkan bẹ́ so rẹ̀ ah, àdífì wọn nílẹ̀ ọ̀ àdífì wọn nílẹ̀ ara so àdífì wọn nílẹ̀ so wọ́n ní pa àwọn ẹmọ́ ń lò àwọn ẹmọ́ ní sí Sheikh Albani wọ́n ń lò lẹ́rì àbí nǹkan so àdífì wọn nílẹ̀ ara so àdífì wọn ó dà pé mo ti rọ́rọ̀ Sheikh Muqbil rẹ̀ mo ti rọ́rọ̀ Sheikh Muqbil Sheikh Muqbil ah, wọ́n ní àdífì sàdífì munkar ẹgbẹ́ mẹ́láìkà ọkọ̀kọ́ tó 60 seconds nínú ìdíkan gbogbo àwọn sóbò wọn kan sàdífì wọn ni wọ́n ni wọ́n ni fàfi qawlihi ta'ala wọ́n ni amana ar-rasul bima unzila ilayhi min rabbihi wal mu'minun wọ́n ni òjíṣẹ́ Ọlọ́run bá gbàgbọ́ níbi nǹkan tí wọ́n sọ kalẹ̀ fún amana billah wọn na gbàgbọ́ ní ọ̀rọ̀ ọba wa mala'ikatihi àti àwọn mala'ika rẹ̀ wa kutubi àtàwọn tírà rẹ̀ wa rusulihi àtàwọn òjíṣẹ́ rẹ̀ wọ́n ni wa fil ayatil ukhra wọ́n ni níbi aya mi so bẹ́rọ wọn bí báyìí ìtumọ̀ ní pé iman so iman ní pé kẹ gbàgbọ́nà ọlọ́run bá wal yawmil akhir wal mala'ika wal kitabi wan nabiyyin wọ́n ni fa wajaba al imanu bihim wọ́n ló pọ̀nà dákíyàn gbàgbọ́nà wọn wa bi jami'i mala'ikati rabbina àti gbogbo àwọn mala'ika olúwawa wọ́n ni sallallahu wasallam alaihim wọn bá dákọ̀ nù wọn mithlu jibril gari ọmọ ńlá mi sam àtàwọn èyí tọ́lọ́wọ́ bó dákọ wọ́n ni wa annahum yudabbiruna ma yudabbiruna min amri as-sama'i wal ardi bi idhni àti pé wọ́n darí àwọn ọ̀gá tí wọ́n darí nínú àlámàrí sama àbílẹ̀ ni pẹ̀lú yọ̀ndọ̀ ọ̀rọ̀ ọba fa kullu dhalika haqqun ala haqiqati so wọ́n ni gbogbo lè yòdodo ní so wọ́n ní fàkúlù dhalika haqqun ala haqiqatihim wọ́n ní fa'inama rasakhat hadhihi al-aqidatu fi qalbihi wọ́n lẹ́yìn tí àkídà ibá tó bá dúnímọ́ lẹ́mẹ̀rẹ̀ dáadáa wọ́n ní istahya min Allah wa min mala'ikatihi yóò ma ti yọ́rọ̀ bá ta mala'ika rẹ̀ wọ́n ní wa so yóò lágbára lọ́dọ̀ rẹ̀ wa annahu mujazihi ala amalihi kulli àtìpọ́lọ̀ wọn bó sẹ́lẹ̀sàn lórí gbogbo ṣe tí ń ṣe fa yu'addu li dhalikumul yawm yóò wá pèsè kalẹ̀ fún jọrẹ̀ o alladhi qala fihi jalla wa ala tọ́lọ̀ wọn bá sọ parẹ̀ pé yawma idhin tu'raduna la takhfa minkum khafiya wọ́n ni ọjọ́ rẹ̀ tó sì pé gbogbo ní ẹwà present báyìí àbí wọ́n present yìí la takhfa minkum khafiya nǹkan kan ò ní pamọ́ pa yìí fa amma man utiya kitabahu bi yamini ẹ̀rẹ́ tó bá ṣe pé ó tó máa fún oníṣẹ́ra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún fayakulu ha umuqra'u kitabiya ni ha ah, tírà mi rẹ̀ o inni dhanantu anni mulaqin hisabiya bẹ́ẹ̀ ni mo ti dhanantu bíbà alimtu ni so mo ti ní lẹ́mìnà pé ma pàdé ìṣirò mi fa huwa fi 'ishatin radiya yóò ma wà nínú sẹ̀mí tí yóò dùmannú fi jannatin 'aliya lal jannatu gajilọ qutufuha daniya àwọn èso súnmọ́ kulu washrabu hani'an ẹ máa jẹ máa mú ní pẹ̀lú rọrùn bima aslaftum pẹ̀lú àwọn kẹta ti síwájú fil ayyamil khaliya sáwọn ọjọ́ tó ti lọ wa amma man utiya kitabahu bi shimali wọ́n ni tó máa wá fún tírà rẹ̀ pẹ̀lú ọwọ́ sí o fa yaqulu ya laytani lam uta kitabiya ó ní àà ah, ẹgbẹ́ òun o kama ti fi fún ní tírà oní kí lọ́rọ̀ òun lọ́rọ̀ sórọ̀ òun lọ́rọ̀ ni àwọn dúkìá òun halaka anni sultani agbára òun ó sì kí ni ó ti parun khuduhu faghullu wọ́n yẹ mú kẹ́ẹ̀dé thumma al-jahima sallu lẹ́yìn náà nínú jahannama ni kẹ́ẹ̀ ti táyáyán sókè sún thumma fi silsilatin wọ́n lẹ́yìn innahu kana la yu'minu billahi al-azim wọ́n ní kò sí gẹ́nì kò gbàgbọ́ náà lọ́wọ́ bá ọba tó tóbi jùlọ wala yahuddu ala ta'amil miskin bẹ́ẹ̀ sí ni kò tún ma kò ẹmà wo wala yahuddu kò kí encourage ni o so ala ta'amil miskin lórí kí lórí àti ma fún àwọn aláìní ló ń jẹ ẹ má fún wọn ọ̀pọ̀lọpọ̀ lórí nínú sánú wọn tí ó ṣe falaisa lahu al-yawma hahuna hamim kò ní nílò ní ọ̀rẹ́ kankan wala ta'amun illa min ghislin kò ní lójẹ̀ kankan àyàfẹ́ ghislin la ya'kuluhu ghislin tó ṣe pé kò sẹ́ni kankan tí ó mẹ́jẹ́ illa al-khati'un àwọn ẹlẹ́sẹ̀ so hadha wallahu a'lam wa sallallahu wa sana baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa hamdik ashhadu an